إن هذه الأمور الثلاثة عائقة كبيرة تعوق الداعي والمدعومين للوصول إلى الجاية الناجحة للدعوة بأكملها أي دعوة كانت من الدعوات دينية كانت أو سياسية أو كونية أولا الإنسانية طبيعة والدين الشريعة لأن أكثر الدعاة أكثر الدعاة متناكدون ومتناكسون ينقادون للإنسانية الطبيعية كليا ثانيا البيئة عادة اجتماعية لا يخلو كل داء عن البيئة وعادة قومه تعذب على كل داء التخلص من البيئة إلا بطول الممارسة والتحمل كما أدى به الرسول صلى الله عليه وسلم مع قومه ثالثا الشيطان لكل إنسان عدو مارد ولا سيما كل داء يده إلى الخير ويده إلى الصلاة وإلى السعادة لا أقصر عليكم يا إخواني في الله فإني أشاور كل داء وكل مسلمين المستمعين إلينا اليوم أن نجدد أهدنا بالله وأن نجدد أهدنا مع الله في ميدان الدعوة وفي ما يسله للمسلمين في حاضرنا ومستقبلنا لننظر إلى إخواننا العرب في الشرق العالم ماذا يولد الفتن بينهم في العراق وفي فلسطين وفي ليبيا وفي كل بلاد العرب اليوم ما في راحة لماذا؟ لأن الموضوع أشارنا إلى ماذا نال اليوم والعصر هكذا فعلينا نال المسلمين في نيجيريا في غرب أفريقيا الذي حدث بين المسلمين هناك كيف لا يحدث عندنا من الفتن والمصائب مقاتلة منازعة محاربة الذي تؤخر المسلمين عن عجلة الحياة وعن أداء الدين على حقه èmi jẹ́ kọ́rọ̀ ogun púpọ̀ pẹ̀lẹ́ lọ sí mi mo kí ọlọ́run ọba tó ní kí àtàwọn tọ́tọ́ wa tọ́lọ́mọ̀ jẹ́ ìsìláàmù òpinlérí wọn kò pinlérí àwọn náà ìjòkó ìdùnmọ̀mí púpọ̀ mú ti jẹ́ gbèsè kí ń wá lórí ọ̀kan tí wọ́n ti kọjá ṣùgbọ́n náà pọ̀ fún wa wọ́n rí pé dóòlè aládìlọ bẹ̀rẹ̀ jímọ̀ fún àwọn kan lénìí onígbàwọn àfá kan lọ kíni náà ó lè ṣàhídá ìjòkó náà ìrú nílọ́la àtúnlẹ́sàádà lọ́dọ̀ wa àtẹ̀kùnlá láti fún àwọn ọmọ inú mi wá dùn pé mo bá ìpàdé tó dá lọ́dọ̀ ẹ̀yẹ ọmọ ní Islam ẹ̀yin ni mo kọ́kọ́ kí mo fọ́lọ̀ kí nípa wípé gbogbo ṣẹ́ tí ìmáàmù ṣe ń bí òun nìkan kọ́ ní dá sí ẹ̀yin lẹ́ ṣe lórí ìmáàmù tí ọba níjà mọ́ra yóò bá bí mọ̀láríkà ọba tẹ̀ẹ̀tò lẹ́yìn ẹ̀ táwọn àjẹ̀ ló pè lẹ́yìn àti nírí èyí bí kọ́lọ̀ bá wa kí kí lọ́lọ́run fi kí kó kí pẹ̀lú tí ó rọ̀dùn wọ̀nyí ẹsẹ̀ àmì gbogbo gbà tí ìmọ́mù bá ti lọ́yá èyìnlẹ̀ ń kọ́yá owó ìmọ́mù kan tó fi ń ṣe iṣẹ́ wọ̀nyí èyìnlẹ̀ ń dáwó gbogbo ìlọ́sọ fún wa bẹ́ẹ̀ ti ń dáwó lọ rọ̀dán tẹ́lọ ilé rédíò ni gbogbo iṣẹ́ ìṣẹ́ ẹmọ́ra ayé ọlọ́mọ ọlọ́sanyẹ́lẹ́sẹ̀ rí lẹ́yìn eléyìí akí ìmọ́mù fún ara rẹ̀ nítorí pé lóde ní gbogbo ẹni tí ó ṣiṣẹ́ ọlọ́run ó ti dì mẹ́rù pé bẹ́lù wọ́n jẹ bẹ̀lù wọ́n mú èyí ń lọ pàtàkì lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìmọ́mù ni ni adárí ni adádáwí alẹ̀ ni adáwí ìdílẹ̀ ni iní nìjí ó dìjà oníkálukú ti fọ̀rọ̀ ajé rẹ̀ sí ṣùgbọ́n ta bá wọ́n ti púrógámù imam a máa rí pé máa gbìyànjú àti sòdodo a máa gbìyànjú àti sòótọ́ gẹ́gẹ́ bí àwọn tó bí wọn àtàwọn tó tọ́ wọn ọlọ́pọ̀ sàlékún ẹ̀mí gígùn àti àlàáfíà torí máa bá rẹni tí ń sòdodo ní ṣe jíṣẹ́ bó ti ọ̀tá méjì ni ó ní ọ̀tá àwọn tí ń sọ̀tọ̀ ọlọ́pọ̀ àtọ̀tá tara rẹ̀ náà alkùnrin ló kúrò fún méjèèjì òkè tàbílẹ̀ rọ ọlọ́run ní kàmá àkàrájẹ́kà rọ̀kúnkà min bèkíkà suratul Anfal fa'in na fariqan min al-mu'minina la karihun Bá tó gbà fọ́lọ̀ ìgbà ò ní tó gbọ́n tọ́nà وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا àwọn kan wá ń bẹ mújìrì nílà wọn ọ̀tọ̀ ọlọ́pọ̀ ń belé làwọn àwọn ọ̀rẹ́ ọlọ́run kan tí ò tún ní nípa sí ìtàkọ́kọ́ àwọn ọ̀tọ̀ ọlọ́run pàápàá àbíkọ́lọ̀ tí ò jíṣẹ́ tàbá ti lọ sí ọ̀dá àdìgbọ̀ta gbogbo ọdún tọ́jú tàbá abájíjìbìtì ọ̀dá ẹni tí ń pààrọ̀ ó ní ní kùbù láti tọ̀tẹ́ kò ní orí ìwà torí pé bẹ̀rẹ̀ ti ń bẹ ní sí mú ìdí ń jẹ́mọ́ náà pẹ̀lú ọlọ́pọ̀lọ́ aṣọ ọlọ́pàá Gbọ́n kẹta àti ìwé ọmọ ya wa, tàbí ṣe dáwà, mọ gbádùn àwọn àwọn àbíkùn sáàfin púpọ̀, bá ti ti mọ gbádùn wọn ní gbogbo ọmọ Ramadan mọ̀. Orí ọ̀rọ̀ tí bá ti pàdé mọ́kà pàdé mìíràn pàdé àràfá wọ́n tó lọ fún ìgbọ́lọ̀ bá sọ wọn àwọn táà ṣe dáwà lénìí àti gbogbo ẹ̀yẹ máa yá wa wọ́n fẹ́ bá pẹ àkíyèsí wa tára ni sìkínà ṣe ní báwa náà lọ́dọ̀ wa bí ó ti bá ọ̀gá wa lóhun ní iraq ìbá wo tẹlifíṣàn ìbá wo gbọ́ rédíò tàbá dé spain àwọn ẹgbẹ́ kúnlẹ̀ àwọn ìjọ kúnlẹ̀ mùsùlùmí ni gbogbo wọn bàbá dé yẹ́mọ̀ nísìn pẹ̀lú Saudi kí ni wàhálà ti ń ṣẹlẹ̀ wàhálà ẹ gbóòlà àti ní jogún ẹ̀ tó yẹ kọ́kàn lọ́rọ̀ wa nísìn láyìlọ ọ̀rọ̀ báyìí tọ́kàn ni pé mùsùlùmí tí à ń jẹ tí ò ríṣẹ́ tí ọ̀rọ̀ náà gbóòlà ti fẹ́ a bá jẹ́ a bá jẹ́ a bá jẹ́ kìnnìkan gbogbo wa ká pera wa irú sẹ́mínà báyìí káwàṣẹ́ pé àwọn súnfí pé wá káwàṣẹ́ pé àwọn mìíràn pé wá tí sẹmínà mi ọba wáyé ẹ̀tì lẹ́rù àwa náà máa gbìyànjú lọ́dọ̀ wa káwa náà gbìyànjú bí tójókúnra wáyé ayò àti ayàdá ápèrà ákèfèrí ápèrà mùtùlú kọ́ pẹ̀nísìn mùsùlùmí ni gbẹ tí lọ jẹun lábẹ́ kiri ó kàkì padà bá torí ní kókó táàmù kúrò ní pé kí lọ́kàn táàfi rọrọ lọ́pàá ní dọ̀fọ́rọwà subhana rabbika bil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin àwọn bàbá wa bàbá mi bàbá wa ìbẹ̀lẹ̀ ti ṣe bàbá wa dẹ̀ẹ́wò ọ̀fánlá agbẹ̀nàgídẹ́gà alájẹ́ àdínàfẹ́ ọkì tó fẹ́ wọn tí wọ́n sí mọ́ ìjọba ọ̀rọ̀ wọn pàtàkì pípà kí wọ́n lè lọ pípà wọ̀tọ́mọ̀ tó fẹ́ sí ní bùkátà sí tí ó lè pípà tí àwọn èèyàn mú wá náà ní kọ́nfẹ́sì ń tọ́ láti gbọ́kalẹ̀ yóò lè lọ títẹ̀ yóò dàgbé jáde ó ti jáde gbogbo àwọn tí ẹ̀nà tọ́lọ́kọ́ wà tó wọ́n mọ̀ pé ìnáwó kọ́nfẹ́sì ń kọ́ kè pé ó dìgbà tí a bá pèpè àpèpèpàlẹ̀ lọ́wọ́ wa sọ bí àtúntò sí communication community wọ́n tó bá jáde àpè manuel yóò tó di odidi akíkàgbà ọlọ́wọ́jẹ́ mẹ́rẹ́gbẹ̀ ọlọ́wọ́jẹ́ àríyípé ọlọ́wọ́jẹ́ ìsìnwájú ọba tó sí lágbẹ̀rẹ̀ dáadáa ìdíje arákùnrin síbú. Bíṣẹ́ báyìí, mo mọ̀ pé gbáyé àbáwọ̀ àtẹ̀tẹ̀